ọlọ́mọ̀gbọ̀nà mọ́ ọ̀. Ó ní gbọ́nà ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ sí tọ́wọ̀ ìdígbà lọ́dọ̀ ọlọ́run. Wọ́n lè tí ń lọ orísìí orílọ́gbọ́jì ọdún sẹ́yìn. Wọ́n bá káwọn látọ̀ wọ́n àgbọ́nù yàrá wọn pé, Allahu Akbar, Allahu ti tẹ́ wọ́n الله أكبر الله أكبر الله أكبر الله أكبر kí ọkọ́ lọ lábẹ́ àlàyé ọ̀rọ̀ náà ni wọ́n ní àjẹ́ oúnjẹ wọn nítorí wípé a ń kí wọn àgbà ìkí wọn kí ló tó tọ́kà wá ń lè a ń gbà àwẹ̀ àgbà ìgbà rẹ̀ kí ló táyí ọmọ àtàjí a ń gbọ́ àgbà ẹnu àwọn díẹ̀ tẹ́ wá pé jọ́nà lọ́hun ìbẹ̀rọ ọlọ́run amáwọn èèyàn. a máa àwọn alẹ́ ni ìmọ́pọ̀ ìwúpọ̀ ìbẹ̀rọ ọlọ́run àwọn tó gbọmọ́ ìgbà tí mo rọ̀ pé kí n bí bá ọ̀sọ̀rọ̀ lórí àjọ̀dọ́ ẹ̀sẹ́bì ọ̀hámùládò náà lè gbọ́nàhùn méjì sí mẹ́ta àrílẹ́rin tó jẹ́ fàndésà àwọn ẹni ọlọ́run wòlíì tó wá fẹ́ yà wòlíì tọ̀rí ikú ilẹ̀ láì wọ̀tọ̀rí ikú wíláyàtì ọ̀nà dára bí ya wòlí àkọ́kọ́ náà ẹ̀nà ni zikiru zikiru láì tààlá wọn dárúkọ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì náà ni àṣúkúrù káàmà àtúgbẹ́gbọ́lọ́run ẹlẹ́ẹ̀kẹta ni àṣọ́bùrù káàlẹ̀ sùúrù ẹlẹ́ẹ̀kẹrin ni àlèṣíkírù káàmà ọ̀rọ̀nú أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وذاكره بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته يولدكم من الظلمات إلى النور كان بالمؤمنين عليما تحيتهم لو يلقونه سلام وعد لهم أجرا كريما يا قولي الله يا أيها الذين آمنوا يا الذين آمنوا كالذكر من جاتيه tẹ́ẹ̀rántí ẹni ọlọ́run ọba ní pọ́ọ́kú tẹ́ẹ̀mọ́ èmi ọlọ́run ọba ní kékeré ẹ̀wọ́n mọ́ bí èmi ọlọ́run ọba dá ní bàbàrà tẹ́ẹ̀ pàtàkì ẹjẹ̀ ọlọ́run tó mọ́ láyé wọn ẹ̀wọ́n fẹ́ràn ọkùnrin ọdún lọ́kọlọ ẹ̀wọ́n fẹ́ràn ìyàwó orí ìtẹ̀mì ọlọ́run tó mọ́ fún ìyàwó lọ́run tó bá jẹ́ ní rárá ń kọ́ Ẹwọ́n ọ̀dọ́ ọwọ́ ayé òṣè ní ọlọ́run tí mo ní ẹ̀sùn mo lè fẹ́ lọ, bá jẹ́ kó. Ẹwọ́n mẹ́ràn dúkìá ìjẹ̀mì ọlọ́run rẹ̀ rárá. Àìyó àìlẹ́rì bí a máa ń bá síkìrì lọ ọlọ́wọ́ ní síkìrà ń kẹsíra ó fi kẹsíra ṣe tọ̀kí ìdún rẹ̀ fún bàlára ó fi ṣe tẹ́ ìdún rẹ̀ ó wá fi ṣe sípà nínú láháwù ikọ̀ síkìrà ń kẹsíra ní primary ní ìgbọ́dọ̀ láháwù sípà ní àwọn ní secondary lọ́wọ́ lọ́dọ̀ àwọn ní sọ̀rọ̀ yìí bàlára tẹ́yìn tò ní síkìrà ní Láàrín ṣe síkírò kẹsí bẹ̀rẹ̀ yóò ti wá máa tẹ̀lé ọlọ́pọ̀ díẹ̀ díẹ̀. Àbíkírò nìkan láti ń sọ yìí, kò tí ìkan ṣúkúrù àti sọ́búrù àti bíkírò. Wọ́n ni síkìrí kí ni Tọ́kíkí zikiri ni, láwíyà ilọ̀ zikiri ni, gbogbo tá a máa ṣe ní kìrá àtírà níbi ìlàmtàrí zikiri ni, a lọ wá àzínẹ̀ zikiri ni, àlìkárù pọ̀, àwọn tókùrù àtàlíbò zikiri ó ti pọ̀, ọ̀nà tá a gbà ṣe zikiri. Kọ́dà nínú káàrùn-ún ká máa rántí ọlọ́run náà zikiri ni, tọ́bá jẹ́ bẹ́ẹ̀ èyí tàà ṣe yóò sí ìtò wa tí kìí láwọn bàbá wá ṣe kílù fi dà báyìí tí kìí ni wọ́n ṣe tọ́ta fi kí àwọn àwọn tààkù láàráyé ṣe àìṣẹ́ síkìrí tó ní àwọn tààkù tàà lọ́wọ́ síkìrí wa ni وتغفره بكرة وأصيلا والذي يصلي عليكم وملائكته يخرجكم من الظلمات إلى النور وقلب المؤمنين رحيما Àwọn bàbá tó bí wa tí wọ́n tọ́ wa, tí wọ́n tọ́ wa, tí wọ́n lè wa, pàǹkó kọ wọn, àzìkárò ní wọ́n ṣe níkèrí tí wọ́n fi rántí ọlọ́run tí wọ́n fi rántí àtẹ́bì òun lọ sí ayọ́rọ̀ fún wọn fún àwọn làbárí tarí gbọ́ àtèyí tarí gbà wọ́n àtẹ́bì sọ wípé máa ń dákàrà ní ọlọ́run sọ bá àtẹ́bì rán adétòrò kò lòdì máa ń dákàrà ẹ̀mí níbi ọmọ ni àtàrí àríwọ̀lọ̀tán àtẹ́ìtò òmùsọ́rà àtẹ́rin wọ́n máa ń kọ́rọ̀ bá ilẹ̀ ìyà bá àrin فقربت إليه من تقرب إلي سراعا قربت إليه باعا ẹni máa jẹ́ ẹ̀mí ọlọ́run nígbà ẹ̀mí

Pẹ̀lá orílẹ̀ àgbáyé nínú àjọ ayé ara àwọn ọlọ́pọ̀lọ àwọn oníṣúfí, àwọn kan tí wọ́n sọ wípé tí kìí wọ́n pọ̀. Àti ìfẹ́ tó tọ́lọ ní àti, ìdí àwọn tó pé àwọn ìsàkídà nù ó. Ìpé àkídà, àkídà, àkídà, pé tí kìí, àìsẹ́ tó tọ́lọ ní àti, àwọn tí ń ṣe díkì ní kó sí sí ọ̀lẹ́ ní gbogbo ayé àbáwọn àgbàlagbà ní èmi àwọn ọmọ kékeré mi wúrò ayé ṣe díkì ní rárá ààrẹ díkì ní fá ọlọ́wọ́ sọ pé mo dé fúnra rẹ̀ tó ní tẹ fá àwọn aláì pé àwọn aláì pé bá kàmá òun ní òpin mo dé lábẹ́ díkì ní ṣíṣe tí ẹ bá ṣe díkì ní tọ́pọ̀ ọlọ́wọ́ sábẹ̀ káàdì ìjì rẹ̀ ni ọ̀sán náà rẹ̀ púpọ̀ náà tí ìlà tọ́pọ̀ sí ìfẹ́ ọ̀kan Tọ́lájí ndị di síkírù ìkẹfíìrù tó fi mọ̀ yí pé ìjẹ́ síkìrí ní ti wọ́pẹ̀ àti ẹ̀jú lọ pẹ̀ sírù. Ìjẹ́ sí pàtọ́ ọ̀rọ̀ yìí jẹmọ̀ ti wọnú àti ti wọnú ẹ̀. Ìjẹ́ ọkọ́ máa ń ṣẹlẹ̀ fúrúwà rẹ̀, kò ní jò pé, kò ní jọ yíyajúlẹ̀, ọkà lára síkúrò ẹ̀kẹ́ sí ìrù lọ́sátò síkiri ọwà dé gbẹ̀ẹ́ni wá ń sọ síkiri ní náà pàpà tó ń sú kò tí ìwọ̀n síkúrò ẹ̀kẹ́ sí tó bá ti wọ àtíkúrò ẹ̀kẹ́ sí ìtọ́lọ̀ orí lọ́sátò síkiri ó dé wọ́n máa gbádùn rẹ̀ bí ìgbàdí ẹ̀ ń gbádùn oúnjẹ ariwo oúnjẹ kalẹ̀ òrò ní tẹ́kẹ́kẹ́má lọ́sátò síkiri Náwà kan ládùú àti bá jẹ́ àwọn ọ̀sà ní sí ìbárò ní àṣọ látún ní, ó ń ṣe kọjá àdàdì òní dákẹ́mọ́ làdátò síkìrì síkìrì tẹ̀sírì pọ̀ sí ẹ̀kẹ́ lábẹ̀ mara òkùnkùrú ńlá àdíkìrà kẹsìrá ní làdátò síkìrì bá dé ara wá rí tíkùlù màámi àwọn àtùmọ̀tọ́wẹ́ láàfáà rẹ̀ ọmọ tẹ́ni tó kọ́ ní kí wọ́n mọ̀ ìwọ lóòrùn ní palẹ̀mọ́ fún ọlọ́kàdé ni níbi kí ó jọ máa ń kọ́ tí síkìrù kẹsìrù bá wà lára rẹ̀ àbọ́wà lára bàbá tó bí àbára ìyá rẹ̀ yóò máa wá pé tí kúrò màá ní fún wọn tó bá kó bẹ́ẹ̀ yóò wà kò sírò màá àgbàrò màánàwíyà albàídà angbèyíta àwọn ìtumọ̀ tó pamọ́ tẹ́lẹ̀ tí ẹni kéjì rí yọ́wọ́ abọ̀kásùn ìgbẹ́ǹdì ọlọ́run á sí ìkọ̀kọ̀ láìwẹ́jú ọmọ tí wọ́n jẹ́ lékè ó sì máa gbénú ọkà ríta ọmọ gbénú olé mọ gbangba nínú ẹ̀mí lọ lábẹ́ máa náà síkírò ìkẹ̀síyìí àwọn ìmọ̀ tí ń dàbẹ́ ìfọ́mọ̀ tẹ́lẹ̀ fún yẹnú àwọn àtìfà àtìfà tó tí ń bọ̀ yìí àkọ́kọ́ nú ẹ̀ nùgbé ọmọ ti màjínúnù lẹ́ àkókò ti màjínúnù rọ̀sùl ìlúmọ̀ kan dẹba ọlálejò wèrè kan dẹba ọlálejò náà àwọn wèrè méjì ìyá wèrè ìfẹ́ ọlọ́run àti ìyá wèrè ìfẹ́ àtẹ́bì ọba ti dé bóde ọba ti dé ríta mẹ́ta rí pé o ti wọnú zíhùlù màá ní àti tíbùlù màá ní bá ti ń dé báwọn wèrè kan gbèsè ọ̀la ọ̀pàlejò ìyá wèrè ìyẹ́ lè yá wèrè tí ẹ̀kíta gbangba kọ́ máa kéèkì ìláyé láyé láyé láyé kọjú ẹmú ẹmú ẹmú

yọ́ wọ́n wí yọ́ wọ́n wí gẹ̀gẹ̀ àmọ́ yọ́ ma lágbára nínú yọ́ ma lẹ níta yọ́ ma lágbára nínú tó bá padà wáyá àgbà àwọn tó padà dé o gbogbo àwọn olè ọmọ bá wá tákàrẹ wọ̀nyí ìdógún wọ́n bímọ fún ni ìyí ṣe pé wọ́n á ya kò lè ṣe mọ́ kò lè súnmọ́ bẹ̀rẹ̀ mọ́kọ́ àmọ́ yóò kọ́kọ́

tẹ́kí jájú wọ́n máa gbé wọn dámá lẹ́dìkì lọ́wọ́ lẹ́rẹ̀ pé tọ́mà sọkún ogun ló mú àwọn tí ọ̀rọ̀ yíò mọ̀ bí ti ẹ̀yẹ́ pé òpàtà lóòjẹ́ ó dégbà ọ̀gbà ẹgbà létí lágbà létí lára yọ́ kalẹ̀ bẹ́ẹ̀ gbà létí jù lẹ́rẹ̀ kọ̀mọ̀ pẹ́ ẹ̀gbà wọn létí ẹni ẹbá gbà létí tọ́ bá mọ̀ kò tí ìlọ jìnà mẹ́tò sí ilé ni látara bẹ́ẹ̀ látara sí kíráyìn kẹsíráyìn báwọn ẹ̀tẹ̀ fíkírò kẹsír

lẹ́yìn mọ̀jújú àrí àwọn sáwọ́sù lẹ́yìn ọlọ́wọ́ka àwọn dàràwì pẹ̀lú wọn máa pọ̀ ní sáwíà àbílé kéwú ìfẹ́ ọlọ́run tó ṣe ìlé sí lẹ́yìn rẹ̀ nìkan tó wà tí wọ́n lè kíwà tó rẹ̀ láàrín pẹ̀lú ìdí yẹ́sẹ̀ pé síkìrì kéèyàn múlẹ̀ tó bá nìkan síkìrì síkìrì ẹlòmí ni wà sí lọ́wà ẹlòmí mi kìláwà kùránì lọ́wà Tẹ́lọ̀lé ìgbìdà lérò àdẹ́bì lọ́wọ́ à. Tẹ́lọ̀lé lè pọ́pọ́ pàdé àrú àpẹẹkùn lọ́wọ́ tèmi. Àlejò ti pọ̀ síra. Tó ní lọ́wọ́ wà yóò ti kọjú owó ti kọjá ayé, kọ̀mọ́dí ìsẹ̀ wọ́n. Wọ́n bá dàrú ọlọ́wọ́ lọ́jọ́ dàrú ní fún ọdẹ́ ìsọ́kù tó wà tó. Lọ́wọ́ ti fẹ́ ẹ̀fẹ́ra ìyàwó rẹ̀ tó, wèrè ti wọnú jẹ́ náà. Ìfẹ́ tó ní fi tó sọ ẹgbà rẹ̀ pé wọ̀lẹ́ ẹgbẹ̀ ẹgbẹ̀rẹ̀ pẹ̀lú àrẹ́kẹ́tẹ̀ tó òjì wọn àrẹ́kẹ̀tẹ̀ tó òjì yóò pẹ̀lú pẹ̀lú ìdọ̀ta wọn ẹgbẹ́ rẹ̀ wọ́n pé àìdí èrí rẹ̀ dàrú ni wà láyé rí nínú dàrú ọ̀dá nínú ti ké sí ọlá tó ọ̀sọ̀ ìgbé iṣẹ́ lé ló ti wá ẹ̀sùn sẹ́kùn lé pẹ̀lú wọ̀dá rẹ̀ ọ̀rẹ́ sí máa bí i máa sí ìyànà ọmọ ń kọ bàbá tí bàbá ń kọ ọmọ tọmọ tí bàbá ní mọ kọ ọlọ́gbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mìíràn lẹ́gbẹ́ lè yìí mọ́rin ẹ̀yìn màwó ìsì wọ̀nyí yóò sì sí bàbá mi jínà sí yátànà jínà mahabani tọkọtaya nù òrèrè tọkọtaya nù ẹlòmí ibi kéwú ní ẹ̀ yóò tún mọ̀ náà yóò tún mọ̀ sọ́rọ̀ yóò tún yọ́ ma wá kọ̀rẹ́ ìjàtẹ́gùn yóò àdúgbẹ̀ ló fi yọ́ ma tẹ̀wọ́

أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا اذكروا بكرة وعزيلا أما بعد أن قريبا وتبرع gbogbo i àwọn ìwọ́n máa ti bá lówà rẹ̀ mo fi kọ́nù ìgbàtà mẹ́lù kan kí àtíkùrù mọ́sáà lè jẹ́ àlèlá ìgbàgbìzá ọ̀rọ̀ wọ́n sọ́wọ́rọ̀ máa jẹ bá lòrọ̀ wà ní ìgbèkìrù máa rẹ̀ àárọ̀ Àyẹ̀wò àbúwá rọ́sùn, tí àwọn ẹni jù ojú wọn أفوني بعدي وعامل الأرض مرمهم لا ينتهي صومهم في شدة بجوري الزود والوري بغار الله صفواهم ذكر مدى رجال الله مجزاهم والصدق ملكنهم والفكر ملاهم والصبر ملكنهم والفكر ملاهم تصبص لقلوب تصبص لقلوب لشرع الدين صنعتهم إرزل ولاية للأقباب مهواهم Àyíwájú wà rújú gólìlà wà mí júdù ọmọ Nàmọ̀ lè bá ti wà lílà àrẹ̀dẹ̀ bari máa wọn. Nàmọ̀ lè bá ti wà lílà àrẹ̀dẹ̀ bari máa wọn. Láyàbá ní kọ́mọ̀ mi ṣíta sí jọ ìgbúrúdì wárẹ̀ ìwé àríta àti sọ́bọ̀ ààrùn. Ìgbúrúdì wárẹ̀ ìwé àríta àti sọ́bọ̀ ààrùn. Ọdí kí o máa jẹ́ ìjà lè láì máa jíza ọ̀hún. Ẹyọ́ máa yá mi nínú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Ẹyọ́ máa yá mi nínú Ìsìláàmù àti náà mímọ̀ kéwú àwọn àlàgbára wọn sọ̀rọ̀ ó yàtọ̀ sí gbogbo ara yé àwọn bàbá wọ̀nyí tí wọ́n lọ bàbá bẹ́ẹ̀rì pé ní wọn tàbẹ́ẹ̀rì pé ní pléṣì wọn àti màkàmà wọn ipò wọn kíláṣe títí ó ń ṣe náà lẹ́jà sí náà lábí lè

ọ̀nà náà wá pa àkóṣúwà. Nígbà bàbá tọrọ tí wọ́n ń lọ́nà kalẹ̀ tí ọlọ́wọ́dà ṣe tí ọwọ́n fẹ́ ya wa tẹ́lẹ̀ ń bá ya wa lò pọ̀. Náfìlà tí wọ́n ṣe, òṣùbá tí wọ́n ṣe ni pé kọ́lọ̀ sí àwọn ọmọ yóò dà pa wọ́n bí ìyàwó. Wọ́n ò ti tọrọ òsì fún wa, lẹ́yẹ lẹ́yẹ wọ́n lè tọrọ òsì fún wa, àmọ́ fẹ́ ká ya wòlíì. Ọkà jẹ́ tó bí ọba ìyàwó yìí yóò sì rìn kánú olè wà Kọ̀sọ́gbọ́jọ́ dájú. yóò lè pán ìyà ilá kọ́lá bí ọ̀jẹ́ táyọ́ jẹ sí ẹgbẹ́ àwọn ṣe A sọ pé ní àwọn tí wà fúnnù àwọn tí wọ́n tọrọ lọ́dọ̀ ọlọ́run kalẹ̀ àwọn lọ nígbàtí tí wọ́n tọrọ wá a ní ọ̀tẹ́ àwọn àbábọ́kọ́ rìn ní kí wọ́n tọrọ lọ́rọ̀ ọlọ́run pé ẹgbẹ́ àwọn àmì ọjọ́ ni ọlọ́run ọjà bá wọ́n ò lè tọrọ ìyà fún àwọn ò lè tọrọ òsì fún aláyé àlòwà àìsè àbábàtà àfara mọ́wọ̀nà tí wọ́n gbà béèrè wa lọ́dọ̀ ọlọ́run òun ló jẹ́ kó máa dàrú ọlọ́dẹ̀ kejì nígbà àgbà ìfọ́dí tọ́jú kalẹ̀ àwọn àlòmọ́ àwọn wá gbàgbà mí tọ́yá jù rẹ̀ lọ àtà amúrùn láì fọ́lá tó sáàjì lóòrùn àti ọlọ́pọ̀ kàmọ́kànlú. Ó ní àwọn èèyàn ní fi tẹ́bá lọ́dọ̀ àwọn àfá, tẹ́bá bá èébì lọ́dọ̀ àwọn àfá òsì ní ó gbogbo bẹ̀. Tẹ́bá bá bà ló jẹ́ lọ́dọ̀ àwọn àfá erí igú ní ó gbogbo bẹ̀. Tẹ́bá sunkún lọ́dọ̀ àfá àgbákò ní ó Nítorí pé àdáwò táwọn àfá ní ìkẹ́kalẹ̀, ó ń dára ìbí tó wá débẹ̀ yóò sì àgbákò mẹ́. Nítorí ìmáàlì Àjẹ̀lẹ̀wọ́ ọlọ́run kò àwọn àfáà mi. Ẹ̀ẹ̀dẹ̀wà tí mi lọ́tọ̀ ni àbí ìṣẹ́ ìṣẹ́ náà ń jẹ. Ẹ̀ẹ̀dẹ̀ ara ọdún mẹ́wàájú rẹ̀ ní ẹ̀sì farabalẹ̀. Àlẹ́ ìlú àìṣẹ́ máa. Gbogbo olé àfáà lónìí, àtẹ̀mí àtẹ̀yí náà táwọn wá owó rẹ̀ níwàkúwà. Ta ló jẹ́là tí tí ó dọ́dọ̀ wa tí ò ní bèrí fámí? Yọ́ lọ́rẹ́ làbíà. Kí lẹ́ra bàbá wá sí? àwọn àgbìgbà pé bá àbá sáyà lọ́pẹ́ kápọ́ bí àléyẹ̀ káti gba tòrò tó ń gé àní ilé kan àti ní rí mọ́tòkù àti ní tọ́yìn kò yí bẹ̀rọ ọdọ̀ àwọn èèyàn lọ bàbá lè tẹ́ ló ti pé a lọ láti wọ́n lọ tó ní wọ́n ti tọrọ kalẹ̀ fún afátọ́dé ìmọ̀ wọn jòrò lára wa ìmọ̀ tí wọ́n tọrọ àti ìjábà tí wọ́n tọrọ ìjòrò lára wa á ti fi náà bí sí àwọn òbí lálẹ̀ kí àwọn òbí wá ṣe Àdìkìrò, àdìkìrò mẹ́ta àìjáde láì màgìzá ọ̀hún. Ìrántí ọlọ́run rẹ̀ ni ọ̀nà táwọn òbí wá gbà àwọn ẹni ọlọ́run. Nírètì ni màgìzá ọ̀hún ló ń jẹ wọn tí wọ́n jẹ lójúmọ́. Wọ́n tó jìkì bá dàjí ọdún kí wọ́n bá ti pé wọn ní sùn. Láìráyé láàrùn tí wọ́n ṣe bí ọ̀bá pọ́ǹkà وأفضلوا مدخلهم والذكر مرآهم ìbáwọlé wọjọ́ wọlé sọ́gbùrù ni wọ́n fi wọlé sọ́lọ́lá sùúrù ní èyí wọ́n àdánwò wọ́n yíò àlà àdánwò mẹ́rin ní yáà títí rí nìtì tó bínú tó kò látàlá ti lọ́wọ́ lọ́ta bàbá wọ̀n yá ti jù àdánwò mẹ́rin máa rí kìí rí nìtì tọkọ̀sáwí ayẹ́ tó ti kọ̀sáwí tọkọ̀lé kéwúlẹ̀ tó lọ́wọ́ sí àti ọ̀rẹ́ ìgbì Náà. Gbàgbùlì olómi lè dá ilé tí èmì tó ní àjọ. Ọlá àwádá ìjọkó gbangba wọ́n yìí, ọlọ́pùpù kẹ wọn. Ẹbá tí gbẹ̀lẹ̀ gọ́lá àwọn afárá bàbá ilẹ̀ ha, wọ́n máa ti fàájì, ẹgbọ́n tàà bá zàmánsà ní sọ. Bàbá arọ́wọ́ wùjí wọn, wọ́n ní ẹgbọ́n tàà bọ́ ní màbá màá rí sọ. Kí ló ti ẹ̀sẹ̀lẹ̀ fún àbá agúrú bèèrè ìpè ìṣòbá yìí? Àbá àbúrò jíjẹ lẹ́à, ẹgbẹ́ tó ń kẹ́kọ́ wọ́n wá ní tọ́rọ àfọ́nì múrídà lọ sọ báyìí a ma wá ó wọ̀n àti wọ́n kéèkì kọlùkọ́ ma wá ka àdánwò ti ẹ̀gbẹ̀rún tó ní kéèkì kéwú ẹ̀rì tó gúrù ní wọ́n fi wọlé sọ́lọ́ ńlá tó fi ṣe ṣe bẹ́ẹ̀ Ìrìnlẹ̀ إذن ولاية للحقيقة بمارا إذن الولاية ológun lè bàbá òsì níbọ́ àjogún òní àjogún jẹ ni ọlọ́run ní àkìtàábì táwọn ẹrù ńláńlá ẹjá àwọn ogun ìjọ ẹ̀dàkùn ìkiri yóò títò àtàlátò títò lábílọ̀ títò káàánà rẹ̀ rí taari bẹ́lẹ̀ fọ́mọ́ lọ́wọ́ alùwá àtùwá rúrún ṣíṣù lẹ́rẹ̀ àwọ́ àmì dòdò kájọwà ọgbọ̀gbọ̀ ara ẹ̀ ká máa ta wọ́n jí ká máa parí ìjà ká máa tàtútù ìlú kí lé mọ́ bàjẹ́ wọn alọ́wọ́ kẹ́bí náà ni jíwúdò ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbùn wọn náà ni wàhálà wọn

náà ni òjò jọra wọn bá rí kọ́rọ̀ wọ́n jọra wọn jẹ máa ẹmọ́jà sí àwọn òbí wa tàwọn afá wa nígbò àwọn bàbá wa tàná wọ́n ti jẹ́ kí yóò kalẹ̀ pé kí yóò sọkún bọ̀ nígbò ìrìnbáàdì wà áàrì áàrì wọ́n ti ti jẹ́ Tọ́bá gba àwẹ́ tó àwọn pẹ̀lú ọlọ́run tán ó tún wá gba tó tọ́bá gba tó àtàwọn gbogbo kúrúbà. Àwẹ̀ méjì èyí àìbá máa àwọn tó ń bọ̀ wá wọ́n pa àwọn bẹ́ ọlọ́wọ́ gbàdúrà wọn. Ẹni a bá sọ fún pé máa lọ kó tì máa lọ náà. Òun rí báyìí kó tì máa rí báyìí àwọn ìyàwó wọn láyà ìgbà ní ìṣọ́rùn àwọn ọmọ wọn láyà ìgbà ní ìṣọ́rùn àwọn ọmọ kí wọn kò tẹ́yà ọpọ́ bí láyà ìgbà ní ìkọ́wọ́ orí títà kìí jù ẹ̀ ọ̀sẹ́ ìtọ́pọ́ lọ́wọ́ ẹbí àwọn ọmọ tí wọn. ẹjẹun náà wọ́n ní ààrẹ fún ọlá pàtàkì ìgbẹ́ iná ọjẹun ní ìgbẹ̀kan ti gbẹ̀lẹ̀ àwọn ní òkú ọmọ akéhún bẹ́ẹ̀ jẹ̀mọ́ bẹ́ẹ̀ àwọn tó ń dílẹ̀ kò dí wọn lọ́wọ́ àti ìwọ́n lọ́lọ́ jẹun fọ́ra rẹ̀ oúnjẹ ń bẹ́lé àmọ́júwù kò tó jẹlé kò sí jọ́jẹ wọ́n lè torí júù wọ́n dàbí sọ́rùn àwọn àtàdí èsì kò sí lé dáìdẹ́lẹ̀ Àwọn olóṣèlú lè fi ń bá wọn. Tẹ́ra wọ àdáwò tẹ́lò ní ìkó rẹ̀ sí ilé òṣèlú. Kò sí ní bọ́nú ẹ̀ tí èkó láyé. Ilé ẹlòmí ìkí parẹ́ tó ní òṣèlú. Ìfẹ́ tó wá tàbí òṣèlú rẹ̀ àyá àtàrí ẹ̀ jìbìtọ́ lọ́wọ́. Ọlọ́run ló ní ìlú ọlọ́run ní ìṣèlú, òun ni ó sọ pé kí ìlú ọ̀rọ̀ káyé sí. Lára tẹ̀lé ìtọ́wọ̀. Lára tẹ̀lé ìtọ́wọ̀ بالصوت والوريد أعزى صفوة الزول والوريد أعزى صفوة تمام يا جارت ولغتي في منطقة قالي Ìsúnì ni ọ ìṣẹ́ pé wọn ò rọ́wọ́ pẹ̀lú sí wọn ò rọ́nà àti owó gbogbo òkú owó tàwọn ń pẹ̀lú ìpọ̀lẹ́sẹ̀ tuntun. Ìdí bẹ́ pé tí wọ́n àwọn sáfún ní ìgbóhùn ní gbé àtún ní tẹnudẹ̀rọ̀ pọ̀ máa bàtà ti mú mi omi mímá àti mo ti bọ́ orí ìdí ọmọ ọ̀rá pàkádà èmi ní gbé tó ṣe torí pé owó ẹgbẹ́ tó pàtà àáyà máa gbà rẹ̀ lórí ìzúwúdì ni ọmọ nà sí ọmọ nà kátà wọ́n máa gbogbo ẹ̀ àmọ́ wọ́n wọ́n rẹ̀

ẹ̀rọ ọlọ́run ìfẹ́ ọgbọ́ púpọ̀. Ìwà tí síkìlì pọ̀ sí kíráńkà sí ìrà lọ bá ti lòjì lólùlà. Yóò bá jájí sí kàtà ìmọ́sọ. Allah, Allah, Allah, Allah, Allah, Allah, odùgbà tó bá sẹ́mi tó bá rẹ̀ kó tó dáké. Àgbàmígbò lọ àtàlá yìí. Àgbàmígbò àwọn ọmọ bá pé kátà wọn bá dé. Yọba so, yọba so, yọba wọ́n tè lókun wọ́n tè ṣe gbogbo ẹ̀já ní ẹ̀mìrán ọ̀gá ah, eléyìí mọ̀jìnàmù láì wọ́n ni ilé lọ́rọ̀ ọlọ́rọ̀ ọlọ́rọ̀ ọlọ́rọ̀ ẹni ọ̀wájú ọwọ́ àbí wẹ́lẹ́wẹ́lẹ́ ó ti wèrè náà ìyàwó túká òṣìbí tọ́mọ̀ ọ̀tà lọ ẹni tó ti pí olówó yá olówó olówó olówó olùkúdé ìgbò olówó olówó san nígbà tó ṣòwò dé ìdáwádé láàrin títì gbogbo ẹ̀wọ́n á mọ́ ọdí wọn rí wọn mú mọ̀dínúnù láyé wọ́n bọ̀ tí gbogbo náà ti mọ̀ tẹ́lẹ̀ láti kékeré rẹ̀ ọmọ adé ni wọ́n bá wọn parí ìjà olówó bá ń dáhùn pẹ́pẹ́ rẹ̀ sọ́wọ́n tẹ́mù ayé máa yíjà lákùnbá rẹ̀ dàgbọ́n láàrin méjì nínú bá bí mẹ́jì nínú láàrin wọ́n ni àà òun náà ní ìmọ̀lọ́bá dápọ̀ rẹ̀ gá inú lọ ní sí kí sọ́tọ́ fóòun kí ọgbọ̀ dáhùn ẹni lọ ń bá sọ̀rọ̀ ilé láwọ́jẹ́ ìlú lọ jẹ́ orí ìwá ìlú jẹ́ òun tí ẹrú pèsè náà dáhùn dáhùn pé dákùn sí lọ́rùn ẹgbẹ́ ó ti sí ìmọ̀ gbọ́dọ̀ àrújọ

Oh. Nígbà tó ń rókè nǹkan náà súnmọ́ ojú sáà lójú, orí dá ìrá, nígbà tóbi sí ní máa ń bọ̀ ọlẹ̀, nígbà tóbi sí ní máa ń bọ̀ ọlẹ̀, nígbà tóbi sí ọba bọ̀ ọlẹ̀ ọjọ́ àkójí. Ẹgbẹ́ ọgbẹ́ ẹ̀mà tó wọ́n tí wọ́n ní wọ́n tí wọ́n gbogbo ọ̀gọ́lọ́ ẹ̀mà ní wọ́n tí òun wọ́n pàápàá òun gbogbo wọ́n pàápàá ọ̀dà nígbà tó ti di ìrọ́bá ẹ̀mà ti ti fún ìpè ní àìlèlà pẹ́pẹ́ ọ̀dá tọ́jú pàmọ́ bá ẹpẹ́ ọ̀rọ̀ súnmà tí wọ́n ni pẹ́pẹ́ ọ̀rọ̀ lẹ́lẹ̀ tí wọ́n ni àti tẹ́ sùúrù kan ìnà wàhálà ọwọ́ akó gọ́lọ̀ sí lọ́bá sí lọ́dẹ owó lókún gbogbo ìpín ọpá lọ́ ìlọ́lọ́ ni wọ́n jẹ́ orí lọ́bá gbé owó náà lọ́lábù ẹ̀kọ́ àwò ogun ilẹ̀ náà jẹ gbèsè ọgbẹ̀ fún olówó tó gbénú ọba tó gbérú ẹ̀sán ọba tó gbérú

الله الله الله إله إلا الله الله الله إله إلا الله أراده الله قلبي الله ظلمائي الله أهلي الله الله الله Hallelujah. الله Mọ̀jìnúnù láìmù ẹwà gba mọ̀jìnúnù rọ̀súrì lítì. Ẹgbà ilé ìrùn bí hapkìlá. Bí i àbá ní kí ọlọ́run tó ti mọ̀jìnúnù láì bí tí nínú ayé ó ti sí ẹ̀. Àwọn bàbá wa tàdátà rò wípé ìyájẹ wọn ilẹ̀ ọjẹ́ wọn àwọn ní jíyà. Ẹ ma yàtọ̀ láàrin ìyà jíjẹ àti jíjìyà ẹni tí máa ń jìyà òun ní ọ̀pọ̀ mẹ́ orí oòrùn jẹ ní jẹ́ àbàbá àwọn ọ̀pọ̀ oòrùn ọkọ̀ jìyà torí ọlọ́run ni wọ́n ń jẹ́ ẹni tí àbá jẹ́ ẹ̀rí kò ní rí bíbọ́ ṣùgbọ́n ni tó wù láti tó jẹ́ ń jẹ́ Owó àwọn ti fi ọmọ ọgbọ̀ láwọ́ ìyá jẹ bàbá mi. kí ìyà ní Bọ́bá ti jẹ́ bàbá ni, lẹ́pẹ́ ni tí ń tẹ́ tí ń sọ òfin ọlọ́run ni. Ẹgbẹ́ ọba tó fi ọlọ́run fi lè bọ́ lẹ́pẹ́ta, ó lè báwo, ó lè sọ̀tọ́, ó lè sọ̀gbó, ó Ọba wọ́n lọ́wọ́ lè bọ́ tẹ́mọ̀ tàbí dámọ̀ tí wọ́n máa gbogbo nǹkan tàà fi jẹ́ lówó tí wọ́n ọ̀sá wọ́n ń jìyà ní ìyà ọ̀jẹ́ wọ́n láti sọ pé lè sún ní wàlúwárá ìlú màjìlónà láì ẹgbọ́ ẹwà máa ń gọ́ màjìlónà rọ̀sù ẹni tó fẹ́ràn ọlọ́run tó torí ọlọ́run yà wèrè ọlọ́run ti tẹ̀ ẹni wá fẹ́ràn àtẹ́bì tó torí àtẹ́bì yà wèrè táàbí ní ẹ̀ẹ́ ọtorí mi yà wèrè mo ti jẹ sallallahu alaihi wa sallam ẹni ọlọ́run kan bẹ a máa gbàtà láti púpọ̀ láti wà tó lásìlá ní wọ́n sọ́mọ̀ aléyẹ mẹ́rẹ̀tàrí sọ́mọ̀lọ́wọ́ aléyẹ asọ́rọ̀ mẹ́rẹ̀ ẹni wọ́n sọ́gbà láti fún ilé ẹ̀kọ́ tó fún ọlọ́run náà máa ṣe mẹ́wàá fún sọ́mọ̀ aléyẹ asọ́rọ̀ mẹ́rẹ̀ ẹni wọ́n sọ́gbà láti fún ilé ee ọgọ́rùn-ún ìgbà ọgọ́rùn-ún ni wọ́n bèèrè ìgbó àwọn ẹjẹ́ ìgbó ọgbẹ́lẹ̀ wọn lẹ́ẹ̀mà ọgọ́rùn-ún ìgbà ọgọ́rùn-ún ni ọlọ́run mi ti wọ́n yá múrùlọ́wọ́ yá